إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى وراقبوه سرا وجهرا واعلموا أن من تقوى الله الصدق مع الله تعالى والصدق مع خلقه عباد الله فإن مما نشاهده في هذه الآونة وفي هذه الأيام وفي عصرنا ظاهرة يخالف الصدق مع الناس بل يخالف الصدق مع الله فإن من الصدق مع الله ومن الصدق مع الناس ألا تتشبع بما ليس فيك وقد حذر النبي صلى الله عليه وسلم من هذا من حديث أسماء بنت أبي بكر رضي الله عنها وعن أبيها قالت جاءت إلى النبي صلى الله عليه وسلم امرأة فقالت يا رسول الله إن علي ضرة وفي رواية إن لي ضرة إن لي ضرة فهل علي جناح إن تشبعت من زوجي غير الذي تعطيني فقال رسول الله صلى الله عليه وسلم معلما مؤدبا المتشبع بما لم يعطى كلابس ثوب الزور المتشبع بما لم يعطى كلابس ثوب الزور هكذا علم النبي صلى الله عليه وسلم هذه المرأة التي جاءت سائلة مسترشدة مستفتي النبي صلى الله عليه وسلم في هذا الأمر فعمم النبي صلى الله عليه وسلم كعادته معلما أمته كافة أن هذا الخلق لا ينبغي لمسلم ولا ينبغي لمن يرجو أن يلقى الله واليوم الآخر فإن المسلم يتجنب أن يلبس ثوب, ثوب الزور ويتشبع بما ليس فيه وقارن وقارن أيها الناس بين حال الناس وبين هذا الحديث فكم يدعي ما ليس فيه وكم يتشبع بما ليس عنده وأعظم من هذا من ادعى من الدين أو من يدعي من الدين ما هو أعلم أنه ليس عنده وليس أهلا لذلك لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا لا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم وقال النبي صلى الله عليه وسلم أيضا فيما رواه مسلم في صحيحه والحديث الأول حديث أسماء في الصحيحين قال النبي صلى الله عليه وسلم ها هنا ومن ادعى دعوى كاذبة من ادعى دعوى كاذبة ليتكثر بها لم يزده الله إلا قلة أدقف الله سبحانه وتعالى àwa ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì rẹ̀ àwa àbúwọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti ìṣọ́ rẹ̀ níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn asẹ́ wa ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni tó lè ta'ala bá tọ́ tó tọ́ sí ìjọsìn àyàfọ́lọ́wọ́ bá Allah tó dá sánmà àti ilẹ̀ nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run bá ní o òjíṣẹ́ Ọlọ́run bá sì ní pẹ̀lú Ibadallah ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ní níbi ìbálòyìn pẹ̀lú Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹbẹ̀rù Ọlọ́run bá níbi ìbáwọn èèyàn sí ibadallah ẹjá jólódodo ẹjá jólódodo pẹ̀lú Ọlọ́run bá ẹjá jẹ́ olódodo pẹ̀lú àwọn èèyàn ẹjá jó nírẹ̀lẹ̀ aljanna Ọlọ́run bá onírẹ̀lẹ̀ lọ́nà ọba subhanahu wa ta'ala dá fún nínú wà tó gbajúmọ̀ tó gbalẹ̀ tó gbalẹ̀ tó gbako lára ọmọdé lára àgbàlagbà lọ́kùnrin lóbìnrin lọ́dọ̀ lárúgbó ta ma ara wọn èèyàn tí wọ́n wúwa yìí kódà ó ti wá fẹ́ di bí n tó nọ́mà ó ti fẹ́ di bí n tó nọ́mà tó ìṣe pé ìwà ìwà burúkú gbáà ni in tó yàtọ̀ sí ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam ni tó kíyàn máa ṣe bó ti ṣe máa lọ kíyàn máa fi hàn so nínú ọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam yóò tún wá gbọ́yé pé àsótún ah, wọ abala yìí nínú àwọn àǹfààní kíyàn máa ìdí tí annabi sallallahu alaihi wasallam fi sọ hadith ni àsótún wọ abala yìí náà àtúbálẹ̀ wọ abala tó kéré tó báyìí dẹ̀nú yẹ kó wọ àwọn abala tó tóbi táwọn èèyàn tún kàkún òun náà ni hadithi asma ó sọ pé ẹnìkan wá bá òjíṣẹ́ ńlá anábíwa muhammad sallallahu alaihi wasallam alábìnrin kan wá bá nábi alábìnrin yẹn wá ní ìrí òjíṣẹ́ ọlọ́run inna li mo ní akẹgbẹ́lẹ̀ èmi nìkan kọ́ mo wà lọ́dọ̀ ọkọ mi èmi nìkan kọ́ ni mo wà lọ́dọ̀ ọkọ mi bóyá ìyàwó bóyá ìyálé bá sí ma ń sọ ó wá ní fahal alayya junahun ó ní rí annabi ṣẹ́bi ń bẹ lórí tí n bá fi ń hàn bí ìgbà pé ọkọ mi ló fún mi tí bá fi ń hàn bí ìgbà pé ọkọ mi ló fún mi àbọ́dọ̀ ọkọ mi mo ti ń rí àwọn nǹkan tó yàtọ̀ sí pé ọkọ mi ló fún mi that is kí máa gbé hàn sẹ́kẹgbẹ́ mi ń lé sákẹgbẹ́ mi ń lé síyàwó mi ń lé síyàlé mi ń lé ní a bá lè wá náà ló fún mi nǹkan ò kí máa wá fi hàn bẹ́ẹ̀ so ẹwọ bá lámọ̀ rí ṣe kéré tó ẹwọ bó ṣe gbalẹ̀ tó ẹwọ ẹmọ gbọ́n tá Nabi sallallahu alaihi wasallam sọ Annabi sallallahu alaihi wasallam sọ pé al-mutashabbi'u Annabi sallallahu alaihi wasallam tó fẹ́ tó gbogbo al'umma sọ́nà ẹnìkan wà bèèrè bèèrè Annabi ó sì dáhùn ìbèèrè gbogbogbò tí ó sì ẹ gbogbo al'umma láǹfàní Annabi ni al-mutashabbi'u ẹni tí ń fa

bima lam yu'ta ẹni tí ń fi hàn yí tí ó sí lọ́dọ̀ rẹ̀ kalabisi thawbi zur bí ẹni tí ń waṣọ ìtànrí o ẹni tó waṣọ sókè aṣọ ìtànrí aṣọ tó wọ̀ sókè aṣọ tó wọ̀ sísàlẹ̀ ara náà aṣọ ìtànrí ẹni tí ń waṣọ ìtànrí o àwọn náà sì mọ̀ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ti anábi sallallahu alaihi wasallam tún wá dógungó níbi ìkìlọ̀ yìí anábi ní ẹni tí ń wọ̀ ẹni tí ń wọ̀ ṣe mọ̀ pé gbogbo ọ̀là ń wọ́sọ́ ṣùgbọ́n aṣọ ń bo àṣírí wa ní gẹ́bà náà sí ma Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala fi ń bo àṣírí wa wallahi yẹ yóò dé bá wa ọ̀ bọ̀tọ̀lọ́hun Ọba subhanahu wa ta'ala na sọ pé òun ti pán ṣe àgbé asọ́mbò wà náà ni so anábi sallallahu alaihi wá sọ pé ká anábi fi ń júwé nìyẹn pé ká bí ẹni tí ń wọ aṣọ ẹ̀tàn ẹni tí ń wọ aṣọ ẹ̀tàn ó ti ń bo bí ó ṣe rí gangan kìí tí wọ́n ṣe pé ń wọ aṣọ lásán aṣọ ẹ̀tàn ni tí ibn hajar rahimahullahu ta'ala fi al-fathi oni ashara bi hadha ibn hajar sọ pé annabi sallallahu alaihi wasallam tọ́ka pẹ̀lú eléyìí ila ma dhakarahu abu ubayd fi tafsir al-khabar qala qawluhu al-mutashabbi'u ay al-mutazayyinu en tin sirare bima laysa indahu pẹ̀lú nǹkan tí ó sí lọ́dọ̀ rẹ̀ yàtàkẹ́sàrù bí dáàlìkà ó fẹ́ fi pọ̀ pẹ̀lú ẹ̀ mélòó mélòó yàn tí ń ṣẹlẹ̀ ẹlòmí ń tajà in tí tí ò sí lọ́dọ̀ rẹ̀ ni ó ma fi gbé àwọn èèyàn pó wà lọ́dọ̀ rẹ̀ ẹlòmí ìkéṣẹ́ ajá ní tàfà àwọn èèyàn bí táwọn èèyàn lè rí àmọ́ bóyá sáfíìsì ní họ́fà àwọn èèyàn in tí ò nílò lóhun ní kódà òun ti iṣẹ́ yìí pẹ̀lú ìyọ̀ndà aláwọn iṣẹ́ yìí ti gbé òun dé Paris ó ti gbé wọn dé Dubai ah ìwọ tó oníṣẹ́ gbé ọdé Paris tó lọ gbé ọdé gbogbo àwọn bíbáyì gbogbo tí ó kọ́kọ́ wá sáwọn èèyàn lẹ́nu nìyẹn wà ilá Paris ìlú àwọn kèfèrí ni ìlú tán ti ń gbógun ti Islam sámúsámú tí ó yẹ kí mùsùlùmí wà mẹ́rin àmá bí tí ó kọ́kọ́ sáwọ àwọn èèyàn lẹ́nu náà nìyẹn gbà nínú ìyọ̀ndọ́lọ́wọ́n ti ṣiṣẹ́ ah, àwáwọ́ látòkèdélẹ̀ àwọn gbogbo sẹ́tọ́ lẹ́yà sí èyí à irọ́ ni àbí àà nínú yọ̀ndọ̀ náà òun ti ṣe báyìí àkódà òun tún ti ṣe lè àkódà <laughs> àwọn eh, chief executive minister kìníkan chief executive minister chancellor kí ó sàkó bí ó kọ márùn-ún ló tó lẹ́yìn ara wọn wọ́n sẹ̀kún bí sí ni oríṣẹ́ àrínà wọ́n sì jòkó lé فلا حول ولا قوة إلا بالله عباد الله المتشبع بما لم يعطى ẹni tí fi hàn tí ń sọ̀sọ́ ara rẹ̀ pẹ̀lú tí wọ́n fún èyí tó wá burú jù nínú ẹ̀sìn èyí tó burú jù nínú ẹ̀sìn torí gbogbo tayé òun náà àṣìṣe rẹ̀ mọ̀ mọ́ lórí ọ̀rọ̀ ayé náà ni a mọ́ tẹ́sìn afá ńlá ni o afá ńlá ni o ó dàbí ẹnìkan táwọn èèyàn ti rò pàfà ńlá ni àṣí lárúbáwá tí ń sọ fáwọn èèyàn gan kìí ṣe lárúbáwá wallahi kìí ṣe lárúbáwá ní sọ fáwọn èèyàn ṣe mọ́ kí è máa jẹnu pọ̀ kí àwọn wá ṣe ohun bí lárúbáwá wallahi tí ń ṣe fáwọn èèyàn nìyẹn mo ṣe mọ̀ pé àwọn sáájú kò tí náà àwọn ló yẹ ká bí lárúbá tí kò gbọ́ lárúbá gan ẹ̀rí kan àwọn tán gbọ́ lárúbá sọ pé kò gbọ́ lárúbá ẹ kí ni ẹ tún dé al-mutashabbi'u bima lam yu'ta àbí ha ẹ àfá ẹ̀dàkùn mo fẹ́ bèèrè bèèrè ẹ̀sìn ní oyin mọ̀ bóyá kéwù yí lọ tó máa gbọ́dá <laughs> gbogbo àwọn kílọ̀gbà gbogbo àwọn táwọn gẹ́ǹsí al-mutashabbi'u bima lam yu'ta àwọn ma akẹ́kọ̀ọ́ náà tí ò ní sùúrù tó láti wá mẹ́tó in tí ò ní yóò ní ó wà lọ́dọ̀ ohun so iddi'a'u as-sama' lọ́dọ̀ àwọn afá aládìsì kí ẹ máa sọ pé òun gbọ́ àdìsì tí ò haddathani kò sì gbọ́ àbí yóò ma wá ṣe ìhámù almutashabbi'u bima lam yu'ta ẹlòmí náà ń tajà yóò ti yàwòrán rẹ̀ fáwọn èèyàn ju bó ṣe máa lọ yóò ti pán ilé ẹni ẹ̀ ṣe kí wọ́n sọ pọ́jà mi ò dáa ah ní o sọ pọ́jà rí ò dáa ó lẹ́tọ́ sí ju tó ọmọ náà lọ tó bá gajú bẹ́ẹ̀ náà lọ yí tó sọ fáwọn èèyàn náà ó sáà ní wo fara rẹ̀ wálẹ̀ náà n tó sọ fáwọn èèyàn ní ẹ̀ ah, ah, eh, kílòkọ́ rẹ̀ kìní ni mí o eh, junior officer ni mí níbi kìní yóò pé kìní kan kìní kan ah, àwọn ọ̀gá gẹ́mọ́ wọ́n bá mi ní àwọn ọ̀gá gẹ́mọ́ wọ́n bá mi ní ṣe àwọn ẹmọ́ fọ́fíìsì wó al-mutashabbi'u bima lam yu'ta ibadallah yóò lọ yáa ìtẹ́lòmí ò nínú ilé rẹ̀ yóò lọ ya ọyẹ kó wọlé ẹkó wọlé ń bọ̀ àpẹẹrẹ pé gbájú ẹ̀ ni ó nìna àpẹẹrẹ fún wọn náà ilé pé ah in tóòtó ẹ wọlé wọ́n ma bí á ṣe àyí ibò ní a ìkà original ni sáwọn ah, tó wọ́n sọ pé original fún tó máa rí fake bóòlẹ́sì fẹ́dàmì àwọn èèyàn fẹ́ràn kàrámọ̀fà àwọn tó ń sọ pé original ní fún tó bá rí fèkì sán lè dáàmù al-mutashabbi'u bima lam yu'ta ayé social media tún wá ó tún wá jẹ́ ó lágbára ayé social media ó tún jẹ́ ó lágbára ẹlòmí ó wọkọ̀ ọlọ́kọ̀ wọ́n pàkẹ ọkọ̀ ọlẹ̀ ni yóò sì sí yóò sì máa ya fọ́tò nù rẹ̀ báyìí alhamdulillah àwọn yíò máa pé ẹmọ̀ kò ní ńlá mọ́lẹ̀dà ẹ́dì pé wóyùn lòó ní àbó nǹkan so kò ní ńlá mọ́lẹ̀ ní pé wóyùn lòó ní àbó nǹkan yíò wọ́n á èèyàn so yíò mọ̀ tán yíò mọ̀ tán yíò máa kọ́ síbẹ̀ المتشبع بما لم يعطى النبي صلى الله عليه وسلم tún sọ nínú hadithi mi hadithi tó tún bẹ́ dẹ́rù bàwá gbogbo tó ń ṣe tó rò pé yóò lé ohun ẹlòmí fẹ́ ṣe ṣẹ́ ó fẹ́ kọrùn èèyàn ní íntánẹ́tì ní àbí nǹkan yóò ní à 250 registered èèyàn méjì lọ́sẹ̀ register over 250 eh, eh, registered 250 ẹlòmí 2500 registered ẹlòmínú wà wọlé wà wọ́n pé 2500 ah, ní bàbá yìí kọ̀ ah, èyàn méjì mọ́ orí bí so irọ́ kan wà á lìdì sí rọ́ mi pé à ah, 2500 registered tó ń wò pé à tọ́ ẹ̀yà kọ́sì tí ó sì ń láǹfààní ni al-mutashabbi'u bima lam yu'ta tó bá ó ti di gbé láyé sí tó bá fẹ́ kọ́kọ́ yẹn ẹ́sà wá táìtù fún kò ní táìtù kò nídi kò ní táìtù àmá sí ẹmọ̀ pé ibi tán bá ti fẹ́ parọ́ náà irọ́ náà náà fi ń gbérọ́ ibi tí yẹn bá ti fẹ́ sòdodo kò nídi ẹ̀ èyí tó fi ṣe pé gbogbo àwọn nǹkan báyìí tún burú nínú nǹkan tó níṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba nìyẹn al-allama alfahama ìbákaní súnmọ́ ń fi almutomtom sí wọ́n wá kọ ókọ ẹlòmí ẹ̀ ní dókọ magẹ́má wọ́n fi táìtù sí wájú wọ́n fi táìtù sí lẹ́yìn ìdákùn nínú gbogbo èyí ṣe esq ló kọ ní àbẹ́wò fáwátá àti ẹ̀dá kama báyìí gbogbo ilé ìwáyé wo ni ó kọ náà almutashabbi'u bima lam yu'ta afẹ́jẹ́ wá sọ̀rọ̀ ẹ afẹ́ kókọ yín sínú flyer adágún bóò ní a ṣe kọ́ ẹkọ kílọ́kọ́ rẹ̀ ẹkọ tí fi máa sí tí fi máa gbogbo bẹ́ẹ̀ gbogbo olúkà tí fi máa gbogbo olúwo wọ́n padà rí wọ́n padà àti mọ́mù mọ́sálásí kan ní kódà ìmámù láti bí ni al-mutashabbi'u bima lam yu'ta ẹlòmíì in tí è ṣe tí ẹ̀ in tí èsì tí ẹ̀ lọ ní ó gbé sórí pé láyé táwọn èèyàn sí mọ́ túnà sí ara wọn yìí ní ó gbé sórí tó pé ah thank god òun ti rí lérí rà fún mọ̀mọ́ òun ah ẹn tó nílé wá bẹ̀ pé ah òun ò mọ̀gbà tó òun ta lé fún mọ̀mọ́ rẹ̀ o àwọn kan tí ń ṣẹlẹ̀ láyé ni wallah ìpé ah to god be the glory ipò òun ti gini òun ti ah ní pé lẹ́yìn gbogbo ìyàyí òun ti ralé fún mọ̀mọ́ òun

pé àfá a rí pé kùránì ìdánbò ní <laughs> ó láàrin wáyá ti mẹ́fà ní mẹ́lẹ̀ ilé kódà bó bá bọ́ sí súra mi yóò mọ̀ kàràkùkà ni anábi ni mani dáa dáa káàdìbà sí bó sí ọlọ́wọ́ bó gbé ni tó wù ga wallahi ọlọ́wọ́ bá ní gbẹ̀yàn ga ibadallah bọ́ pẹ́ra rẹ bọ́ dún lẹ́bù tó wà ọlọ́wọ́ bó gbé ọgá bọ́ sí kó gbogbo ẹ̀ síwájú okọ̀ rẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá fẹ́ rí ọ̀nlẹ̀ wallahi yóò rí ọ̀nlẹ̀ anábi ni mani dáa dáa káàdìbà eh, ẹni tó bá pẹ àpè mara rọ mo ní nǹkan báyà ọ̀ sí ní eh, mo ti ṣiṣẹ́ mechanic nísìn <laughs> ó ti tó 15 years ó ti tó 15 years prado tí eye prado tí mo ti ṣe ní lọ́lọ́run bóyí ó ṣe ó ṣe gba freedom rá ní lọ́dún tó kọjá ní al-mutashabbi'u bima lam yu'ta anábi ní mani da'a da'wa kadhiba eh, ẹn tó bá pàpẹ mara rọ mara ẹ̀ liyatakaththara biha ó fẹ́ fi pọ̀ náà ni in táwọn yẹn ma fẹ́ fi ṣe náà ni ó fẹ́ fi pọ̀ lọ́mọ kéw ó fẹ́ fi pọ̀ lé àwọn tí wọ́n mọ̀ gbọ́kọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó fẹ́ fi pọ̀ láwọn tí ó mọ̀ rànkà lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ fi pọ̀ láwọn tí ó mọ̀ jókòó síwájú rẹ̀ Ànábì ní li yatakaththara biha kó bá fi pọ̀ pẹ̀lú rẹ̀ lam yazidhu بارك الله لي في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله أولا وآخرا وأشكره باطنا وظاهرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا عباد الله The Prophet sallallahu alayhi wa sallam has warned us from pretending to be what we are not, seeking to increase ourselves by way of that, either in wealth, in customers, in those who patronize. The Prophet ﷺ warned us from this. Because Allah subhanahu wa ta'ala is the one who spreads provision. Allah subhanahu wa ta'ala is the only one who raises people. And Allah, subha- uh, uh, Allah subhanahu wa ta'ala is the only one who debases people. So claiming what you do not have will not increase your rank more than what Allah subhanahu wa ta'ala has destined. And remaining on your lane, telling people the reality, the truth, will not decrease your level with Allah subhanahu wa ta'ala. About Allah, are we ready to repent to Allah subhanahu wa ta'ala? In things that we have claimed, subhanallah al-azim in Nigeria alone the government continue to, continues to complain that many of those who hold a particular position or a job in reality they are not they do not even some of them do not even graduate some of them do not even have the certificate for that job and yet you still see them claiming to have that many Nigerians have been deprived of so many things in the global world of so many things because you see Nigeria they will form they will forge doctorate, uh, uh, doctor certificate just to apply for that thing and then khalas when they are exposed we are no longer accepting Nigerians subhanallah al-azim people on social media raising themselves to the level they are not in knowledge particularly in the affairs of the deen particularly in the affairs of the deen the deen of Allah ha al-sheikh al-allama al-fahama